الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته so alhamdulillah ní lánàá uh, a continue pẹ̀lú uh, alfiq al-muyassar uh, kitabu nikah wa talaq so dáa pé awaka uh, almasalatu thalitha especially ikhtiyaru zawja bó la ṣe máa choose ìyàwó so a ní pé tẹ́ẹ̀ máa fẹ́ choose ìyàwó wọ́n ní pé mustahabu ni kẹ́ẹ̀ máa wá zaatu ad-din àbí ìyàn tó kú lẹ́sìn lára tó afaf àbí tó wà chaste bákan náà kí látún wá hmm? al alhassab that is tó ní tó nílẹ̀ tó ṣe dáadáa tó ní nílẹ̀ tó ṣe dáadáa aslu tayyib náà that is kó ní good uh, uh, background bákan náà tó mọ́ wá kí ni beauty na. torí hadith anábi ní pé tún káhù almar'atu li arba'in abi. pé a máa ń fẹ́ obìnrin torí nǹkan mẹ́rin so anábi wá ní pé kí ni limaliha ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك نعم سليم àwa lọ sí almasalatu rọ́bíà tó ní ṣe pẹ̀lú àwọn ìdárò tó ní ṣe pẹ̀lú alkhitba ta nípa alkhitba òun náà ni kí ọkùnrin kó show interest fún fẹ́ fóbìnrin either directly sí obìnrin náà àbí kó sọ fún wàlíyù rẹ̀ àbí so àmọ́ àbọ̀ anwar wa fún wa ní fáyidà pé the best one ni pé kí n lọ sí wàlíyù even though ó tọ́ kí n lọ sí obìnrin náà but tó wáyé kò tí bàlágà so èyàn must lọ sí wàlíyù rẹ̀ ó ti yàbí pí yẹn fẹ́fẹ́ náà so lábẹ́ àwọn àkámù yẹn a wá ní pé haram ni kí kí mùsùlùmí kó ṣe khitba obìnrin tó yẹ pé mùsùlùmí ó ti ṣe khitba tẹ́lẹ̀ tó dẹ̀ ti dáhùn so wọ́n ti ṣe khitba fún obìnrin náà ó dẹ̀ ti ní pé bẹ́ẹ̀ ni màá fẹ́ yín nǹkan tó kù nìkan ṣe ákùdù wọ́n lọ bá lẹ́yìn lẹ́yìn ìgbà yẹn so a ní pé haram ni ó ti yàbí bọ̀tọ́ ayé pé kò tí ì dáhùn kò tí ì ní pé mo fẹ́ fẹ́ ó ti bá wọn irú situation yẹn lè lọ ó ti yàbí bọ̀tọ́ ayé pé ó mọ̀ pé wọ́n ti ó ti ní pé màá fẹ́ so ti tán kò ní dìkẹ́ lọ mọ́ tẹ́ ẹ bá lọ haram ni àwọn ní pé bọ̀tọ́ ayé pé so ó ní ìdíkà máa repeat àwọn masáìlì torí pé àwọn kílẹ̀ ó mọ sá nígbà mi bọ̀tọ́ ayé pé wọ́n wá ṣe bẹ́ẹ̀ a ní pé akúrù yẹn ó sì wọlé àbí àmọ́ haram nìkan tán ṣe ó ti yá àbí náà dẹ̀lẹ́yìn yẹn àwọn ní pé haram ní kí kí ẹ ń ṣe hitba obìnrin tó bá ń ṣe ìdà lọ́wọ́ àbí so haram ni kí ẹ ń ṣe hitba obìnrin tó yẹ kí ó ń ṣe ìdà lọ́wọ́ bọ̀tọ́ ayé pé ìdà yẹn ìdà ti yàní albain that is lẹ́yìn ilé òtítọ́ náà nìyẹn àti ìnífẹ́ ọkùnrin náà ìdá yóò pé bóyá ìdálẹ̀ kẹta ni that is sorry the third uh, tolak àbí kó ṣe pé bóyá wọ́n ṣe fásikù that is wọ́n annul the marriage náà àbí kí ló tún kù àbí wọ́n ṣe kúlùrù ni wọ́n ní pé illustration yìí pé èyàn lè ṣe hitba rẹ̀ but tààrídán àbí yìí ní sọ directly pé mo fẹ́ fẹ́ ó ti yà bí but tó wáyé pé ìdá náà ìdá tó jẹ́ ti rọ̀jẹ̀íyà that is tó bá wo ọkọ ó lè ní pé a ah, ń ṣe tọ̀lákùnmọ́ pé mo fẹ́ dá padà so a ní pé eléyìí kò hàn gbọ́dọ̀ ṣe hitba rẹ̀ láta àrídán wà láta sírí àbí torí pé ọkọ lè padà sọ pé ń ṣe mọ́ ń ṣe tọ̀lákùnmọ́ mo fẹ́ padà ó ti yàbí so yóò mọ jẹ́ halal fún ọkọ kó jẹ́ kí ni kó gbá padà pé ń ṣe eh, tọ̀lákùnmọ́ àmọ́ ẹlòmí kò gbọdọ̀ sọ pé mo fẹ́ fẹ́ látẹ̀sílẹ̀ àwọn wàlá tààrí dọ̀ torí pé ìyálì tó sì jẹ́ ìyàwó àbí dáwà ní pé ìgbà míì hitba èyàn tó ń ṣe ìdá ó lè jẹ́ halal ìdá tààrí dọ̀ àbí tẹ̀sílẹ̀ fúntani tẹ̀sílẹ̀ àti tààrí mo lè ṣe méjì ní situation wo tó wáyé kí ni so tó wáyé pé tó wáyé pé tọ́láàkù alba'in tọ́láàkù alba'in ọkọ gẹ́fúra rẹ̀ ló wá ní pé òun fẹ́ fẹ́ padà kò tí yẹyin tọ́láàkù alba'in náà ni tọ́láàkù alba'in náà ni ó ti rí báhùn tọ́láàkù alba'in tó wáyé pé ẹlòmí ni tẹ̀sírì ni ò sí ń bẹ̀ àmọ́ lè ṣe tààríd wọ́n tó wáyé pé ìtẹ́kùn gan lọ́kọ̀ rẹ̀ tẹ́lẹ̀ ó lè ṣe tẹ̀sírì ó dẹ̀ lè ṣe tààríj ó ti yàbí so nǹkan tàà sọ láàrin nìyẹn dẹ̀ lẹ́yìn yẹn a rí pé tó má ṣe ṣe ṣàrò èèyàn a ní pé ọ̀ràn èèyàn ní kán ṣe kí ni kó sọ nǹkan tó bá rí lára ẹnìyẹn ìdá kó jẹ́ pé bóyá nǹkan tó da nàbí nǹkan tí ò da torí pé kì ṣe gíbà àmọ́ kò gbọdọ̀ kọjá nǹkan ta nídìí mbẹ̀ ó ti yàbí kọ́ ẹ̀gbẹ́ bóyá ẹ ti jà tẹ́lẹ̀ kọ́ wá lòyìn láti fi gbẹ̀sẹ̀ lára rárá mọ́ síbẹ̀ ó ti yàbí then lẹ́yìn àwa lọ ọ̀rọ̀ nazor ta ní pé halal ni ló jẹ́ kí èyàn tó bá fẹ́ ṣe hitiba obìnrin kó ṣe nazoru obìnrin tí tó fẹ́ fẹ́ so a dẹ̀ ní pé nǹkan tí ó wò tó tọ́ fún kó wò náà ní kíni nǹkan so nǹkan tó bá ti ń hàn lọ́dọ̀ àwọn mahram rẹ̀ so èyàn tó bá jẹ́ khọ́tìbù òun náà ṣe kíni ó lè wò so nǹkan tá a sọ ní ní àná náà nìyẹn almasalatu asadisa so wọ́n ní pé ṣurutu nikah àwọn conditions nikah wa arukanuhu àti àwọn arukani rẹ̀ so ṣurutu wa arukanu wa so kí ni ṣurut ó jẹ́ jámù kí ni ashart so meaning that uh, ṣarutu náà nìkan tó ṣe pé tí ò bá ti sí ń bẹ̀ a jẹ́ pé nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ oníṣẹlẹ̀ ṣárùtù nìkan tó yẹ pé tí ò bá ti sí ń bẹ̀ nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ àmọ́ tó bá ti wá wà ń bẹ̀ kò wá túmọ̀ pé dandan nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ nǹkan tí mo sọ ní síbáyìí pé for instance a fẹ́ kírun ní síbáyìí ah, sorry èèyàn ṣe wùdú a dẹ̀ mọ̀ pé kí ẹ̀ ń ṣe wùdú ó wà lára conditions àsọ̀lá tàbí náà so meaning that èèyàn tí ò bá ṣe àlùwùdú nǹkan tó wà ní pé kí ni kò lè kírun àbí tó bá kírun ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ náà àmọ́ kò wá túmọ̀ pé tó bá ti wá ṣe wùdú dandan ni kó ó kírun ó tí àbí ìgbàdá pé ní ṣàrùtù náà nìyẹn ìgbàdá yìí pé tó bá ti wà tó bá ẹ̀ tí ò bá ti sí ń bẹ̀ á jẹ́ pé mashrut nǹkan tá a fẹ́ kó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ àmọ́ tó bá ti wà ń bẹ̀ kò túmọ̀ pé dandan mashrut gbọ́dọ̀ ṣẹlẹ̀ ó tí àbí afáfimọ́ sọ pé àṣàrùtù òun náà ni àdàmúhu yẹlzimu min àdàmíhi adam yẹlzimu min àdàmíhi adam wàlà yẹlzimu min alwujud alwujud wàlà àdàm bí dáàtìhì pé ni àṣàrùtù díẹ̀ yẹlzimu min àdàmíhi adam wàlà yẹlzimu min wujudihi alwujud wàlà àdàm bí ìgbàlápẹ̀ ní ṣàrùtù òun náà nìkan tó ṣe pé táà bá ti rí ń bẹ̀ a lè rí mashurut kí lápẹ̀ ní mashurut nǹkan táà fẹ́ kó ṣẹlẹ̀ so ṣàrùtù ní condition mashurut náà ní kí ni consequence àbí result àbí aha so ṣàrùtù nìkan tó ṣe pé táà bá ti rí a ní rí mashurut ó ti àbí àmọ́ táà bá ti wá rí ṣàrùtù kò wá túnmọ̀ pé dandan ní ká rí mashurut àbí àní rí mashurut ó ti àbí òun náà ń pè ní àṣàrùtù so meaning that àwọn kan tá a fẹ́ kà yín bẹ̀ tó jẹ́ ṣòro tó dìka tá a bá ti rí ìkẹ́ náà àwọn kìíní a jẹ́ pé kò sí nìkan nìyẹn àbí that's meaning tá a bá ti rí ìkẹ́ àwọn kan fẹ́ sọ ní ṣùgbọ́n kò sí nǹkan tó ń jẹ́ àníkà nìkan náà ń pè ní arkan jamu'u rukun so bí pillar so pillar rukunu òun mọ́ wà nínú nǹkankan ó ti yà bí rukunu mọ́ ṣe kíni inú kíni ẹ̀gẹ́ ló wà tá bá ní pé arkadu sọ́lá àǹkan tó pé inú sọ láti gẹ̀gẹ̀ ló wà tó pé tá bá ti yọkùn mẹ́ báyìí sọ láti ti wó náà nìyẹn ó ti yàbí fọ́nísà ní sí báyìí tí ó bá ṣe takbiratul ihram kò tí ì ṣe rúkúnú min arkani sọ́lá bí so and ẹ̀dẹ̀ pé takbiratul ihram ó wà nínú sọ láti ní àbí so for that reason ìyẹn tí ó bá ti ṣe sọ láti máa wó náà nìyẹn àbí ìyẹn tí ó bá ṣe asujud ẹ̀ pé sujud ó wà lára arkanu sọ́lá ó dẹ̀ wà nínú sọ láti gẹ̀ fúnra rẹ̀ àbí so mi eh, ìwọ́tọ̀ bá ti yọ sùjúdù kó ń bẹ́ àìpé ọ̀ ní sọ̀láti náà nìyẹn abi. náà but ṣárùtù káà ṣe wùdú sọ́wà inú sọ̀láti kò sí inú sọ̀láti so méjèèjì tí ò bá ti sí àti rúkù àti ṣárùtù kò sí sọ̀láti náà ni àbí àmọ́ ṣùrùtù kò sí eh, inú eh, sọ̀láti rúkù ìyẹn wà inú asọ̀láti so in the same way ṣùrùtù nikah ati arkanu nikah. arkan ó wà nínú nìka tá a bá ti rí ẹ̀ọ̀kan nínú àwọn arkan yìí so nikah ti wona náà nìyẹn ó ti yá àbí tó jẹ́ pílà but shurut ìyẹn wà ní kíni ìta ló wà so ó yẹ kó ti wà ńlẹ̀ ká tó sọ pé a fẹ́ ṣe nìka shurut mọ́ ń wà ńlẹ̀ ni yóò ti pé ká tó ní pé a fẹ́ ṣe ànìka àrùkánù a mọ̀ ṣe nínú ẹni ó ti yá àbí ẹ ti gẹ́ ìdífẹ́ sí wà láàrin shurut àti àrùkán náà so wọ́n ní pé shurutu nikah yushtarotu fi nikah yal ati so wọ́n ní pé nikahu ó ní àwọn májẹ̀mú tó ń bọ̀ yìí so mẹ́rin ni ọ̀dọ̀ àfáà ìmọ̀ adẹ̀ ọ̀kan sí kó tó jẹ́ márùn but mẹ́rin náà ni ló ẹkó jẹ́ insha ìdá continue wọ́n ni pé aláọ̀kọ́ owó náà ni ta'ayinu kullin mina zaujain. that's the first uh, shart the first condition ọ̀nà ni kí ni ta'ayinu kullin mina zaujain. that is a gbọ́dọ̀ specify ta lọ́kọ tá ó ti yẹ báwọn ó yẹ kó hàn pé ilé ìlọ́kọ ilé ìdìyàwó agbọ́dọ̀ ṣe tààyìn ó ti yàbí so wọ́n ní pé fàlá yasihu akudu dìka ala wahidatin la yu'ayyinuha kakọwulihi kakọwulihi zawajtuka binti so wọ́n ní pé akudu dìka kò lè wà valid lórí obìnrin kan tó ṣe pé wọ́n ṣe tààyìn rẹ̀ tí wọ́n specify rẹ̀ bí kéèyàn sọ pé zawajtuka binti mo fún ọ ní ọmọ mi ó kàn sọ bẹ́ẹ̀ in kana lahu aktharu min wahida tó yẹ pé ó ní ju ọmọ kan lọ dábẹ́ ó ní méjì ó ní mẹ́ta so nísì báyìí obìnrin mẹ́rin ló nílé as ọmọ ìgbà tí èèyàn tó jẹ́ ọkọ tó gbà mo ní pé zawajtuka eh, binti tani gangan bẹ́ẹ̀ ṣé Fatima ni àbí Waliya ni tani gangan mo fẹ́ fún ọ ó ti rí báwọn so ẹ̀ kíta yìí ni wà ń bọ̀tọ́ àyè pé ẹnìkan náà ni ló ló bí ìyẹn ti hàn bí pé òun náà ni wọ́n sọ àbí tó àyè pé ọmọ méjì ló ní ìkan ti lọ́kọ rẹ́dì tẹ́lẹ̀ àyè pé àti mẹ́ta sọ àbí so bọ̀tọ́ àyè pé bá a ṣe sọ yẹn kò clear dáadáa kò tọ́ àti pé shout mi ṣòro tó nìka so a gbọ́dọ̀ ṣe àtàyìn so yí àbí àbí kí n sọ pé zawwaj um, tuha eh, ibnak zawajtuha ibnak that is mo fún ọmọ rẹ tó jọ́kùnrin ó ti yàbí so bóyá baba àti jọráfàdà wọ́n jọ wà ń bẹ́ àti ọmọ náà èmi wọ́n sọ fún bàbá mo dárúkọ bàbá pé mo ti fún ní ọmọ mi ó ti yàbí so ibnu yẹn gan ta ibnu yẹn gan baba na ni ní àwọn ọmọkùnrin tó pọ̀ so ń yàbí wọ́n ní pé nǹkan aláhùn ẹ̀dá tó àbùnátà pé ó ní àwọn ọmọ tó pọ̀ tó jọ́kùnrin bal làbúdà min ta'yin ní dhalik bilismi wọ́n ní pé dandan ní kí ẹ̀ ṣe ta'yin kí ẹ̀ specify pẹ̀lú orúkọ bí kí ó sọ pé ka Fatimata wa Muhammadin àbí kó lo aóbi sí àbí kó lo description láti fi describe èyàn tí wọ́n fẹ́ àbí èyàn tó fẹ́ yàn bí ká ní pé kalkuburo wa suguro bóyá ó ní Fatima méjì tó wọ́n ní pé zawajtuka alkuburo a ti mọ̀ pé big fatima náà sọ bẹ́ẹ̀ àbí àbí zawajtuka asugro ó ti àbí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so but answer sí nǹkan tó wípé yóò mọ̀ tọ́ka sí pé a ti specify ìdáfẹ́fẹ́ so eléyìí ni eh, asharut al'awwal <clears throat> asharut thani wọ́n ni pé rídọ́ kullin mina zaujain bil akhar so uh, ọkọ àtìyàwó tán fẹ́ fẹ́ra wọn wọ́n gbọ́dọ̀ yọ́nú sí á mo yọ́nú pé fẹ́ fẹ́ ẹni yìí òun náà yọ́nú fẹ́ fẹ́ mi náà tò kí gẹ́gẹ́ bí a rẹ̀ ó ti yàbí gẹ́gẹ́ bí ọkọ kó pé kó fẹ́ obìnrin àbí obìnrin kó fẹ́ ọkọ àyàfi tó ọmọ kékeré ni tí ọmọ kékeré gan wà ń náà àǹfààní sọ àti bí ibnu eh, tẹ́míyà pé tó ayé pé ó ti kọjá 9 lóòtọ́ kò tí bàlágà àmú ti kọjá 9 pé ara ẹmọ́fọ́sí rẹ̀ pé a gbọ́dọ̀ ṣe yàní a gbọ́dọ̀ bí pé sọ fẹ́fẹ́ kódà àwọn afámi tún sọ pé èyí táwọn fọ́sì gan tó bá padà dàgbà tó bá ní pé òun fẹ́ mọ́ kò fẹ́ mọ́ nìyẹn ó ti yàbí so but àwọn tàfà sí pé for now i need it for now so the point náà ni pé ah, ya ni ó yẹ kí rídọ̀ wà ń bẹ̀ ó yẹ kí wọ́n yọnú sí pé afẹ́fẹ́ ra wa àwọn alẹ́gbẹ́ fàláyà sí hù níká hul ikra wọ́n ni pé níká ta fífta fọ́sì yàn wọ́n ni pé kò sí kí ni kò tọ́ di hadith abi hurairah radiyallahu an torí hadith abu hurairah radiyallahu an anna rasulullah sallallahu alaihi wasallam tí oríṣà allah sallallahu alaihi wasallam tó ní pé la tunkahul ayyimu kí lápẹ́ ní al last time al ma la zawuja laha wa ma la zaujata lahu Abi, ọkùnrin àbóbìnrin tí ò nọ́kọ àbí tí ò níyàwó ó ti àbí àmà ní ìbà yìí wọ́n lò fún àṣẹyìb ó ti àbí àlàáyùm ní ìbà yìí bí mánà kí ni àṣẹyìbù kí ni ṣẹyìbù obìnrin tó yẹ pé ó ti lọ́kọ tẹ́lẹ̀ àbíká ní pé obìnrin tó yẹ pé ó ti ṣe jìmáwò tẹ́lẹ̀ ẹjá sọ bẹ́ẹ̀ tó ti ní sexual intercourse tẹ́lẹ̀ òun náà pè ní tẹ́yébù tó ń gbé jẹ́ kó bí àwọn lọ́kàn táìmì àbí kò lọ́kàn táìmì yẹn ó jẹ́ kó bóyá wọn rẹ̀pẹ̀ ni àbí kò possible ni ó possible dára pé bóyá wọn rẹ̀pẹ̀ ni so bí tó ń pè wọn rẹ̀pẹ̀ ó ti di tẹ́yébù báyìí tó kọ́dà ọlọ́ọ̀mọ̀ ṣáfàán ó ti di tẹ́yébù báyìí ó ti yàbí tó ṣà ti ṣe jìmáàwùrí òun náà pè ní kíni àtẹ́yìbì inshallah so òun náà sọ yín bá òun náà ni al-ayyimu wọ́n ní wọ́n ní pé àìfẹ́ àlàáyímù that is àṣẹ́yíbù àìfẹ́ hatta to stamar láti istamaro tọ́lábù al'amurabi kí ẹ ń bèèrè amúrù pé ṣé ká proceed pẹ̀lú ìyàwó ó tí àbí ṣé ká proceed ṣọyọ́nú sí so ẹ ti rí báyìí pé èyí tó bá jẹ́ àlàáyímù ó mọ́ sọ̀rọ̀ ní pé mo fẹ́fẹ́ yìí fẹ́fẹ́ àbí yóò sọ̀rọ̀ ní pé wọ́n bèèrè amúrù yóò wá sọ̀rọ̀ pé ẹ ṣe àbí náà wàlàlbíkúrú hátà to start than bákanáà àìfẹ́ bíkúrú kí ni bíkúrú ọmọge that is virgin hátà to start than ọ̀n ti kí ni ta bá ṣe tọ́lábùl ìzìn àbí ta bá bèèrè pé ṣáàlè proceeding so anábi ó ṣe àtọ́láàrin to start mara to start than afá ní pé to start ma wọ́n ni mo sọ ní sí pé yóò sọ̀rọ̀ ní àbí but to start than tó bá wo lè sọ̀rọ̀ tó ba wo lè dákẹ́ àmọ́ tó bá dákẹ́ na nǹkan ló túmọ̀ ní pé ó ti sọ̀rọ̀ náà nìyẹn so wa iznuha sumatuha níbomi eh, sukatuha hmm? pé iznu bikru ni ó ni pe ko dake kò sọ̀rọ̀ kan even though uh, Dawud adh <laughs> Allah musta'an òun ni pé pẹ̀lú hadith yìí ó yẹ ká fúlẹ̀ to the core nígbà tó bá sọ̀rọ̀ a lè kà sí ìzùnù kò tí èyí tó pé àrẹ́bì ní eh, pé kí ni ìzùnù obìnrin tí tó bá jẹ́ bíkùrù kó dákẹ́ ni àbí tó bá sọ̀rọ̀ àìpé kò tí ìyà àti nìyẹn ó ti bá wọn so zọ́hìrì yẹn ó rí bákàbákà torí pé àrẹ́bì kan ó fẹ́ tó pé the least ni pé kí ni dákẹ́ tó bá sọ̀rọ̀ fàwọ́ ablag àbí òun tún lè compare sí pé bẹ́ẹ̀ ó dákẹ́ ó ti rí báwọn so the point náà ni pé obìnrin tó wáyé kó jẹ́ bíkúrú tó bá dákẹ́ tí ò sọ̀rọ̀ kan so yà ni ó ti gbà náà nìyẹn so mọ̀tọ́ wáyé pé bóyá kò mọ̀ kò mọ̀ pé tóun bá dákẹ́ ìgbà túmọ̀ <laughs> ni pé ó ti lọ́kọ náà nìyẹn so kí ló ṣẹlẹ̀ táìmì yẹn kò mọ̀ most àwọn afá ni, pé ó ti lọ́kọ náà nìyẹn ni. most àwọn afá wọn ní pé ó ti lọ́kọ náà nìyẹn even though àfáà mi ní pé ara kò tí lọ́kọ but jùmúrù àwọn àfáà most wọn ní pé ó ti lọ́kọ náà nìyẹn ó ti bá wọn even though the best one kéèyàn sọ fún pé bọ́ ṣe dákẹ́ yìí gẹ́gẹ́ túmọ̀ ni pé ó ti fẹ́ náà nìyẹn o ara o ìtì fẹ́ ìmí kan ẹ̀hẹ́n so ẹ̀hẹ́n a ní pé ká sọ fún wọn ni now so ẹ̀dá continue so a ní pé ẹlẹ́kẹ̀ẹ́sì ni kí ni kọ́yọ́ ní síra wọn pé wọ́n fẹ́ fẹ́ra wọn àbí then number three wọ́n ní pé nínú àwọn ṣòro tu àníká òun náà ni alìwìláyàtú fi nikah alìwìláyà that is ta tawala fẹ́ tàwálá take responsibility pé èmi ni máa fún lọ́kọ àbí èmi ni máa fún níyàwó ó ti yàbí ọ̀nà pé alìwìláyà ètò take responsibility yẹn pé èmi ni máa wá ọkọ fún ó ti yàbí so wàlíyù náà sọ ń so wàlíyù kí wàlíyù kó wà ń bẹ̀ ó wà lára shurut an nikah ọwá ní pé fàlà yáàkìdù alàlmọ̀rọ̀átí ilá wàlíyùhá wọ́n ní pé ẹnikẹ́ni gbọ́dọ̀ ṣe ákùdù fún obìnrin àyàfíta ni wàlíyù rẹ̀ dìkọ́rí sọ̀lọ́hù àríọ̀sàn torí gbólówà nẹ́bì sọ̀lọ́hù sálám tó ní pé torí pé náfíún gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe mọ́ ń sọ dáadáa pé náfíún tá a bá ti rí tí ànábì ṣe náfíù àbí ọlọ́run ṣe náfíù ìkàlá ọkọ ìpìlẹ̀ ni pé yóò mọ̀ jẹ́ kí ni náfíù àṣìhà ó ti rí báwọn níbi ṣe àlàsọ ní síbáyò níbi ṣe àlàsọ ní síbáyò ó pé outside nǹkan tó túmọ̀túmọ̀ ni pé kí ní òkè sí ráàṣára ni that is kò tiẹ̀ sí ń bẹ̀ ni àti pé àtọ́wọ́lá ni pé nǹkan ò sí ń bẹ̀ àti pé kí ní ẹ̀wò ṣe kí ni kò wà valid àbí ìyẹn lè kírun ní sí báyìí kó ṣe pé ó kírun ó kírun bí a ṣe máa ń kírun bó ní nǹkan tó ṣe níbi sọ̀lá tó pé yóò mọ jẹ́ kí sọ̀lá tiẹ̀ tí ò ní wọlé sọ́wọ́n sọ pé tá a bá sọ pé sọ̀lá wọlé báyẹn a ń ṣe náà fi sí àbí a máa ṣe náà fi wùjúd pé ó ṣẹlẹ̀ lóòótọ́ àmọ́ kò wà sọ híhà ó ti àbí bọ̀ níbi ìṣẹ́yà sọ ní sí báyìí tá a bá ti rí náà fi àtọ̀dọ̀ Allah àbí àtọ̀dọ̀ ànẹ́bì kí ló ń túmọ̀ aslan náà fi sí àbí kí ní òsínà ni as in in terms of pé kò wà valid àmọ́ tá a bá ti wá rí àwọn other evidences tó ń tọ́ka sí pé ó wà valid so a máa gbé sí next position wọ́n náà ní kí ni nephew thawab that is kò ní ládá kò tí yẹn àkọ́kọ́ a rí pé anabi sọ pé nǹkan ò sí ìgbà wá gbogbo quran awo sunna a rí nǹkan míì tó sọ pé kìíní ẹ̀ wá o yóò mọ̀ túmọ̀ kí ni nephew siha. ha bọ̀tọ́ a rí pé ìgbà tá a bí awo sunna rí pé wọ́n ní pé kìíní ẹ̀ wà yíò wọ́n túnmọ̀ kí ni nephew athawab for instance for instance ilé ìtàwọn ní síbáì ilé ìtàwọn ní síbáì so o ń túnmọ̀ kí ni nephew siha example nephew wuju eh, nephew uh, athawab o náà ni bí ah, ni pé ah, man ata arrofan aw kahinan afala tukba lahu salatun arba'ina eh, layla aw yawman pé èyàn tó bá lọ sọ́dọ̀ arọ́f èyàn tó lọ sọ́dọ̀ fortune teller ó ti rí báhùn so ó wá sọ̀rọ̀ kan fún ó wá gbàǹkan tó sọ yẹn sàrẹ́bì ní pé wọn ní gba sọ láti rẹ̀ fún kíni 40 nights àbí forty days either of the two so wọn ní gbà so wá túnmọ̀ pé kò ní kírun mọ́ ni ó máa kírun àbí so wáyé pé nọ́fì tó wà mẹ́ nọ́fì kíni nọ́fì thawab ní kìí sí nọ́fì síhà tó bá kírun sọ láti yẹn ó wọlé àmọ́ wọn ò ní fún ní ládá èyí tí ò bá tún kírun ọ̀rọ̀ mi tún ní ẹ̀ àbí náà so the point ni pé ní ìbàwọn ní pé láàrín káà náfíù kíni náfíù sí halilé àbí that is anabi negate pe kò wà valid ni láàrín káà ilá bí wàlí yìí kò sí nǹkan tó ń jẹ́ ní àyàfi pẹ̀lú kíni pẹ̀lú wàlí yù so hadithi ní síbáyé ó wà clear tó tọ́ka sí pé èèyàn tó bá jẹ́ èèyàn tó bá fẹ́ tó bá fẹ́ níyàwó àbó fẹ́ lọ́kọ a nídi wàlíyù obìnrin náà wàyù sára tó fèlè wàlí wọ́n wá ní pé ó jẹ́ condition níbi wàlí ayíyàkú na rọ́jùlá wàlíyù èèyàn ó gbọ́dọ̀ jẹ́ kíni ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin àbí naam baaligọ ó ṣe kíni ó ti bàlágà so ààrẹ ti mọ́ àǹkátá fi ń pàpẹ́ èèyàn ti bàlágà bí ìdàgbé ipò ti pé 15 years dàtí ó ti gbẹ́nu lé 16 so ń yàbí ó ti complete 15 ó ti gbẹ́nu lé 16 báyìí that's that's one of the ways tàfí mọ̀ pé yẹn ti bàlágà àbí kó ti mọ grow pubic hair ó ti ń ṣe ìbátò làánà àbí kí ló tún kù ó ti ń ṣe alihtilam ó ti ń ní wet dream báyìí then fóbìnrin àbí ó ti ń ṣe hide ó ti bá wọn but ọkùnrin là ń sọ yín báyìí ṣùgbọ́n mẹ́ta ìlà ní sí báyìí but a bá ti rí pé one out of these three àbí gbogbo ẹ̀ ó wà lára ọkùnrin ó ti bàlágà náà nìyẹn ó ti yàbí náà so kó jẹ́ báálígì náà bí àti then kó jẹ́ ákìlù náà kí ni ákìl yẹn tẹ́ pé ó sì ń làákàì ó lè rún dáadáa kìí ṣe majinun kìí ṣe wèrè ó ti yàbí so ó sì lè rún dáadáa wọ́n ní pé hurron kó jẹ́ kíni kó jẹ́ èèyàn tó rí kìí ṣe slave ó wà free ó wà noble ó ti bá even though condition yìí Ibn Taymi ní uh, sharuhu mumti ní tíra yìí kò ní dìka ṣe ọ̀dọ́ alẹ́ ṣí fún confirmation ṣá so wọ́n ní pé èyí tó tó correct ni pé kìí ṣe sharutu kó jẹ́ hurrun yákàkà ẹjákà sọfá ní pé wà sahih anna dhalika laysa bi shart so èyí tó kọ́ ìsìgbé kí ni kó jẹ́ hurrun that is kó jẹ́ èyàn tó kó wà free pé kìí ṣe kíni ṣartu kọ lè anna hadha laysa malan torí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ pé afẹ́fẹ́ afẹ́ lọ́kọ pé kìí ṣe owó owó kọ́ ó tí àbí au tasarrufan maliyan àbí nǹkan kan tó ní ṣe pẹ̀lú owó hatta na táfà sọ pé inna la abdala yamlik pé ẹrú ìkìkì ní kankan so ọ̀rọ̀ owó kọ́ lélẹ̀ walakin hadhihi wilayatun so lè wìláyà lélẹ̀ ó láfi ń sọ fún àbúrígbàtẹ́ bèrè ta ní pé àṣeyídù sorry bàbá ò lè ta ọmọ tó kìí ṣe kó bóyá ọ̀rọ̀ owó lélẹ̀ ọ̀rọ̀ wìláyà ni ó ti yàbí náà wọ́n wá ní pé fàhúwà abùn tó pé bàbá ni bàbá ló jẹ́ wà ma'alum nǹkan tá ti mọ̀ tẹ́lẹ̀ ni pé anna tiyaatol ab libnatihi ablag min an yahtatolaha amuha aw akhuha aw sultan aw ma ashba so bàbá ní pé nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀ òun náà ni pé bàbá ó mọ́ wà kẹ́fù gan àbí ó mọ́ wà kẹ́fù gan nípa ọmọ rẹ̀ compare sí àwọn ọ̀nkù rẹ̀ àbí brọ́dà rẹ̀ àbí sultan ó ti àbí wọ́n ní pé fa kayfa tuslabu anhu wilaya máa máa ubuwatihi wa rushdihi wa aqlihi wa dini so bóò láti wá gba wilaya kó lọ́wọ́ rẹ̀ gbọ́dọ̀ sí pé òun gan ni bàbá ó ti yé so the point náà ni pé uh, the correct náà ni pé kò sí condition ibẹ̀ even though òun ni best pé kó wà ń bẹ̀ ó ti bá àbí but kìí sí condition ṣá so ilé ni nǹkan fẹ́ sọ ń bẹ̀ ó wá ní pé adlan you know conditions alwali wọ́n náà kó jẹ́ kó jẹ́ adlu kí náà pè ní adlu ìyẹn tó ní àdáàlà ìyẹn tó lẹ́sì lára náà sọ́nbẹ̀ ó ṣe dédé wẹ̀lú ṣe dédé náà níbi ọ̀rọ̀ ẹ̀sìn ó ti yàbí so ìyẹn tó ní àdáàlà ìyẹn tó pé ó lẹ́sì lára tó pé kò ní fískù kìí ṣe fískù tó hàn tó ti wọ́n fi ní pé wà láòzọ̀ hírọ́ wọ́n ní pé ọ̀dọ́ adùlù yìí nǹkan ní dìbẹ̀ ni pé kí ni èyí tó hàn sí wa ni ó ti báwọn èyí tó hàn sí wa ni là ń sọ yín báyìí òun ni adùlù tá ń sọ yín báyìí tó wáyé pé bàbá mutí nínú ilé tí ò gbé síta kí ló hàn sí wa pé adùlù pé kì í mutí àbí ó ti tán náà nìyẹn ó ti tẹ́nà nìyẹn so bọ̀ tó wáyé pé bàbá wọn mutí níta so ó ti hàn pé ilé ìṣe adlu àbí so adlu adlan amakila kí la nídi bẹ́ẹ̀ wà láó zọ̀hírọ̀n so a nídi àdálà ti batin ó tí àbí lẹ́yìn tàwọn fẹ́ tàwọn fẹ́ tàwọn fẹ́ lo àdálà ti batin náà ìṣọ́bọ̀ ya níbọ̀ ìlú jẹ́ wàlí fún ọmọ rẹ̀ ìṣọ́bọ̀ ya ìlú jẹ́ wàlí fún ọmọ rẹ̀ níbi àwọn masáì tó pọ̀ níbi àwọn masáì lu gíbà àwọn masáyì tó pọ̀ gan tó pọ̀ gan nínú àwọn ìṣẹ́ tí èyàn máa ń ṣe bí masáyì pé èyàn ń parọ́ náà so kò sẹ́ni tó máa jẹ́ wàlíyù fún kódà gan táwa tún gbà lọ́wọ́ bàbá pé afẹ́ fún fẹ́ lómi náà òun náà ó ní nǹkan tó náà máa ṣe so àdéhùn dẹ̀ èdè kò ní sí wàlíyù mà ó ti so ni àwọn àfa wọn ṣe takfif wọn láti wọn láti mátà yẹn wọn ní kára pé kó jẹ́ zọ́ọ̀yì nìkan ó ti yàbí so even zọ́ọ̀yì rẹ̀ náà <laughs> so <laughs> ìyóò tún wòye sí dáadáa nítorí pé bàbá àwọn bàbá kọ̀ tó kí wọ́n ṣe wọ́n ṣe hálùkù lìhíà àbí sáwà ní pé tọ́ bàbá yìí ó fanugbọ̀n ara kò lè jẹ́ wà líyù ó ti rí bá wọn so lórí lórí mazhabu àwọn hanabila bẹ́ẹ̀ ni ìyún sọ bẹ́ẹ̀ but ibùdó tèmi ni pé kí ẹ̀ tún jẹ́ kí ẹ̀ kó náà kó tún dẹ̀ dáadáa ó ti rí bá wọn so báyìí pé nǹkan tó pé lágbára gan ni àbí ní pé ọ̀rọ̀ àpò ló máa jẹ́ wà líyù but tẹ́pẹ́ àwọn nǹkan tó pé àwọn èèyàn ti kó sí tó pọ̀ ìyẹn ní filẹ̀ ó ti rí àbí náà so ní ṣìráyì ní ìbà yìí wọn wá mention àwọn àwòlìyà àwọn tó jẹ́ wálé fún obìnrin wọ́n kàn lọ sí the next condition tó dẹ̀ yẹ ká mọ àwọn tó jẹ́ wálé fún obìnrin àbí so wọ́n fi ní pé àwọn àwòlìyà ó wá láti ọ̀nà márùn-ún even though ní àsìkò tá a wà yìí ọ̀nà mẹ́rin nìkan ni ló wà báyìí but shara'an ọ̀nà márùn-ún láti máa ń rí àlùwìláyà aláwọ̀kọ láti òbú wà Obu watun that is ìjẹ́ bàbá ó tí àbí òbú wàtún a wá ní bùnú wàtún ìjẹ́ ọmọ kí ẹ̀ ń jẹ́ ọmọ fún obìnrin so wìlẹ̀ àmọ́ wá láti bẹ̀ náà then òkú wàtún ìjọmọ ìyá tó ń yàrí òkú wàtún ìjọmọ ìyá then rùmúmatún ìjẹ́ ọ̀nkù ọ̀nkù ó tí àbí rùmúmatún ìjẹun kù fún obìnrin náà ó ti jẹ́ mẹ́rin ní àbí kó tó wá kan alwala'u alwala alwala that is èyàn tó yí pé èyàn tó yí pé ó tú ẹrú ó ti yẹ bá wọn pè ní alimawula alimuni'im èyàn tó pé òun ló tú ẹrú ló jẹ́ tẹ́lẹ̀ wọ́n wá tú ó ti yẹ bá so a ní pé kí ni ìbùnú wàtún bùnú wàtún ukhuwatun umumatun then alwala'u so ibn sẹ́mi wọ́n mú ní káwáyé báyìí tí tí ń fi dé kílẹ̀ dada so ní pé ubuwatun bunuwatun ukhuwatun umumatun wadhulwala tatimatu òtítà ubuwatun bunuwatun ukhuwatun rúmùúmẹ́tún wẹ́dùlwẹ̀lá tẹ́tímẹ́tú ẹtíkọ́ àbí òbúwẹ́tún búnúwẹ́tún úhúwẹ́tún rúmùúmẹ́tún wẹ́dùlwẹ̀lá tẹ́tímẹ́tú wẹ́dùlwẹ̀lá ẹ̀yọ̀ hamza kúnbẹ̀ ó ti bá wọn yọ torí tọ́tù ṣẹ̀ríyà so wẹ́dùlwẹ̀lá àtẹ̀tímẹ́tú àtẹ̀tímẹ́tú So ubuwatun bunuwatun ukhuwatun umumatun wadhul wala tatimmatu. Ó ti àbí. So ubuwatun then ukhuwat uh, bunuwatun aha ukhuwatun umumatun wadhul wala atatimmatu. Ló complete rẹ̀. So a ní pé ubuwatun láti kin láti bàbá uh, bunuwatun ọmọ ukhuwatun ọmọ ìyá rumumatun uncle eh, alwala àti ìyẹn tó rí pé ó fìrì rẹ̀ ó tí àbí náà so lẹ́yìn ìgbà tàbá ti mọ ibi tí wọ̀lẹ́ àti ó ti mọ́ ń bọ̀ nǹkan tó wá kù ní pé ta ló wá súnmọ́ obìnrin náà níbi àwọn ọ̀nà yìí ta ju. súnmọ́ jù olùmọ̀jálá ọkọ kò tí èyí àbí tadó abu ló súnmọ́ jù bá ṣe tó náà ni abu aláọkọ ọmọ ẹlẹ́kejì brọ́dà ẹlẹ́kẹta ọ̀nkọ̀ ẹlẹ́kẹrì kó tó wá kan alùwàlá náà níbi bàbá yẹn náà ta ló súnmọ́ obìnrin jù níbi bàbá yẹn níbi ìjẹ́ bàbá bàbá gẹ́gẹ́ fúnra rẹ̀ àbí kó tó wá kan àwọn kíni àwọn grandfather ó ti àbí grandfather ti bàbá láǹsọ ní síbáyò kìí ṣe grandfather ti ìyá ó ti àbí grandfather tó jẹ́ bàbá fún bàbá torí pé grandfather tó jẹ́ bàbá fún ìyá kìí ṣe wàlí fún obìnrin náà ó tí àbí so wọ́n mọ̀ sọ pé aljadu li abin hmm, aljadu so alákọ̀ọ́ni ta ni bàbá gafara rẹ̀ kó tó wá kan ni aljadu li abin jadu ti bàbá wọ́n wà ní pé wà in ala kò báyìí pé ó lọ sókè that is tí ó bá ti sí grandfather taloku great grandfather ipò wà ó tí àbí ẹ̀hẹ́n wọ́n tí ó bá sí kí níbi ọmọ lókùnmá yàbí so àbùnú wàtún ọmọ so ta ló súnmọ́ ìyájú ta ló súnmọ́ obìnrin yájú níbi ọmọ ọmọ ọgọ́ fúnra rẹ̀ àbí ọmọ ọgọ́ fúnra rẹ̀ àbí náà kó tó wá kan àwọn ọmọ rẹ̀ ọmọ ọgọ́ fúnra rẹ̀ ọmọ ìyá so tí ò bá ti sí ta ló kàn bànúhù àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ ọmọ ọmọ ọmọ náà ó tí àbí so aláwọ̀kọ́ a ní pé kí ni al'abu Abi kó tó aljadu li abin kó tó eh? wa in ala kwáyé kó lọ sókè eh? al-ibnu ọmọ ẹgbẹ́ fúnra rẹ̀ tí ó bá ti sí banuhu àwọn ọmọ rẹ̀ banu aomare so àwọn èyí tó jẹ́ kí náà ń pè obìnrin kò sí nǹkan tó kàn wọ́n àwọn ọmọ tó jọ́kù ní mẹ́ta sọ́nbẹ̀ <coughs> ó tí àbí wa àwọn ọkùnrin tó jọ àwọn ọmọ tó jọkùnrin bẹ́ẹ̀ náà sọ bẹ́ẹ̀ so àti kò ní um, ọ̀dọ̀ eh, so àbànú wa in nazalu kó àìkú ó lọ sísàlẹ̀ ó ti yé báwọn so grandson great grandson àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti yé báwọn náà so lẹ́yìn yẹn kí ló tún kù òkúwà àbí òkúwà ìjọmọ ẹ̀yà tó ta ló súnmọ́ jù níbi òkúwà al-akh ash àbí ọmọ ìyá ọmọ bàbá ó ti yàbí so the same father the same mother olóbi wọn olókan so yàbí al-akh ash-shakik pé pé òun lókan báyẹn lẹ́yìn kí ló túnkù nínú nínú akhi yẹn al-akh abin abi bàbá kan ló bí wọn àmọ́ ìyá yàtọ̀ ó ti bá wọn so brother lòun náà jẹ́ sí àbí òun náà lè jẹ́ wàlí lẹ́yìn al-akh so yàbí naam àti wákùnbẹ̀ àbí kí ló tó wá kù báyẹn àwọn ọmọ wọn ẹ àwọn ọmọ al-akh bẹ́ẹ̀ni ẹbí nice bẹ́ẹ̀ni àwọn ọmọ wọn so ọmọ yẹn a ṣe tẹ̀kìdímù ta ni ọmọ ṣẹ̀kíkù àbí ọmọ ṣẹ̀kík kó tó wá kan ta ni ọmọ al-akh li abin ṣe ń gẹ́ ti bí kí ẹ̀ tí ó tó báyìí náà so ó rà ìpàtíkù ní ọ̀dọ̀ akọ̀bí kí ló kù ní sí báyìí ẹ́ orùmú malatis ọ́nkù so níbi ọ́nkù ní sí báyìí a ṣe ìdàkiri tó ta ló súnmọ́ jù nínú ọ́nkù yẹn àlàámú li àbàwẹ̀yìn àbí ámú tó yẹ pé bàbá kan ìyá kan ló bí òun àti bàbá bàbá rẹ̀ ó ti yàbí ẹ pé ámú kiri ámú ọ́nkù àbí that is ó jẹ́ ọ́nkù látọ̀rọ̀ bàbá ni ámú àbí naam so ìyẹn tó yẹ pé bàbá kan ìyá kan ló bí ọ́nkù yẹn àti bàbá ọmọ yìí ó ti rí bá òun ló súnmọ́ obìnrin jùlú ẹlẹ́kejì lọ olókà báyìí ṣó yé báyìí lẹ́lẹ́yìn kí ló tún kù amú li abin so uncle tó ṣe pé nǹkan tó fà á ó náà ní kíni bàbá nìkan ló wà láàrin wọn tó bàbá nìkan ló wà láàrin uncle yìí àti bàbá ọmọ yìí ṣó ń yàbí so lẹ́yìn kí ló tún kù ọmọ wọn so banuhuma ọmọ ọ́nkù ali abawain àti ọmọ ọ́nkù li abin but a ṣe takdim ta ọmọ ọ́nkù li abawain ká tó ṣe ọmọ ọ́nkù li abin ó lè tàbáyẹn ló wá kú alwàlá but ṣe báyìí tó kí ni ṣe kò tí dàrú báyìí so ta ti mọ pé ubu watun láti òfin ní pé ká ọkọ̀ ha báyìí na ubu watun bonu watun òkú watun òmùmátún Eh, wàdùlwálà àtẹ̀tìmátù so nǹkan tẹ́mọ̀ sí ni pé ta ló súnmọ́ jù lẹ́mọ̀ lò láti fi mọ́ <clears throat> ta ló súnmọ́ jù láti fi nǹkan tẹ́mọ̀ lò láti fi mọ́ so ti yàbí then alwala ẹnú eh, eh, ti question yẹn ẹnú inshallah so alwala adigbeki nìyẹn tó pé òun ló tú yà ní ẹni ẹ̀kẹ́ obìnrin náà ó túlẹ̀ ẹ̀ ló jẹ́ tẹ́lẹ̀ ó wá túlẹ̀ òun ló kú báyẹn but àsìkò tá a wà so kò sí báyìí àbí so mẹ́rin náà ni ló wà báyìí ó náà láti bàbá ọmọ eh, ọmọ ìyá then uncle ó ti yàbí so àwọn ilé ni wàlíyù obìnrin ó ti yàbí so tí ò bá ti wá sí àlùwàlá yẹn so láàmọ̀ sọ̀rọ̀ nípa sultan ó ti yàbí náà so <clears throat> na ó wà ní gàgà tí tó ní ìdíkà sọ òun náà ni níbí báyìí èyàn tó kọ zadul mustaqni ó ní pé ó ní pé wà in zawajal abad ẹmọgbọ́ o yíba wà very important wà in zawajal abadu au ajnabiyun min ghairi udhrin lam yasih wọ́n ní pé bá ṣe tó kílẹ̀ ní sí báyìí táà tó báyẹn tó pé òun ló jìnà jù ó lọ ó lọ ṣe wìláyà sí ètò pé ó súnmọ́ ó sì wà nílẹ̀ so wọ́n ní pé kí ni àwọn àjìnàbí àbí ètò pé kò tiẹ̀ tán mọ́ ẹ̀ ní ìlà àtàrà òun ló wá ṣe wàlíyù mìnà rọ́ìrì ìwúrin tí ò dẹ̀ sí ẹni kankan tó fà á gẹ́gẹ́ bóyá wọ́n ṣe adlu rẹ̀ that is gẹ́gẹ́ bóyá wọ́n sọ pé wọ́n nífẹ̀ẹ́ wọ́n jẹ́ kó lọ́kọ àbí kò sí nǹkan kò fà á wọ́n kàn ṣe bẹ́ẹ̀ náà ni ó ní pé lam yasih nìka ò yẹn ṣe kí ni kò wà valid nìka kò ṣe kí ni kò wà valid nítorí pé ó yẹ ká tó bá sọ yìí ó ti yàbí so afán ibn tẹ́wọ́n ni pé yàní wal akọrọ̀bù mawujudun wa ahlul lil wilaya fa inna nikaha la yasih ìgbàdá sọ bẹ́ẹ̀ ni pé dàtí ìyàn tó jẹ́ akọrọ̀bù tẹ́pọ̀ ló súnmọ́ jù ó sì wà láyé sí ó dẹ̀ lè ṣe wilaya yẹn wọ́n dẹ̀ lọ ṣe lẹ́yìn rẹ̀ tí wọ́n ni pé fa inna nikaha la yasih pé nìká yẹn ṣe kí ni kò valid li anna qala rasul sallallahu alaihi wasallam torí gbólóhùn ànẹ́bí tó ní pé illa bi waliyin ilá bí wàlí kí mí ni wàlí ètò yẹ pé òun ló súnmọ́ àbí torí pé anábì mú ṣẹ́rùtù wá láti láti wasfu ó so láti láti wàlí yùn anábì fi gbé ṣẹ́rùtù kalẹ̀ so mí ní ìdàyẹn tó bá jẹ́ áúlá ètò yẹ pé òun ló súnmọ́ jù òun láàmọ̀ ti síwájú torí pé bàbá àti grandfather ta ni wàlíyù rẹ̀ kò tí ta ló súnmọ́ jù ní pítàmì yẹn bàbá ni ó ti ní báyà bí so at that point bàbá ni wàlíyù torí pé òun ló súnmọ́ jù ó ti yàbí tẹ́yà máa wá lọ sí ọ̀dọ̀ grandfather tí bàbá wà nílẹ̀ tí ó dẹ̀ sí nǹkan tó fà á so nìkan ìkò ṣe kí ni kò wà valid bàbá pe. ní pé bàbá ní pé fọ̀nísà ní sí báyìí ká ní pé fahadhihim ra'atun laha amun ká ní pé arábìnrin ní sí báyìí ó ní uncle wà ibnu am ó wá ní cousin àpé ọmọ àpé òun náà lè jẹ́ wàlí àbí àpé a ní pé banuhu àbí banuhu ma òun náà lè jẹ́ wàlí yìí lóòótọ́ wọ́n ṣe mahramu ibnu am ṣe mahramu fóbìnrin àbí kí ni ibnu am cousin àbí so cousin lè jẹ́ mahramu fún àmó lè jẹ́ wàlí yìí fún so yí àbí naam so wọ́n wá ní pé uh, uncle wa nlẹ̀ and uh, this particular woman ó wá ní cousin fazawajaha ibnu amiha cousin wá ṣe kí ni ó wá mú lọ́kọ so yà rí máa wùjú di àmì ha so the fact pé uncle wà nílẹ̀ philbalad ní ìlú tí wọ́n jọ ń gbé afáni pé fàlàyé sí hù nìka nìka yóò ṣe kí valid hausa wájà alkọ́ọ́dí àbí kí ki kó ṣe kí ni kó mú lọ́kọ tí ò dẹ̀ sí nǹkan tó fà wọ́n ni pé láyẹ̀ this particular nìka kò valid ó ti yà bí so ingati tí ta fẹ́ ló bẹ́ now so alìwìláyà tó fi nìká òun náà ní kí ni aṣárótú àtàlì kí ni aláwọ̀kọ́ ta sọ ẹ̀tàyín kúlín mina zaujẹ́ kí lẹ́yẹ́ kejì rídọ̀ kúlín mina zaujẹ́ bil'akọ̀ kí lẹ́yẹ́ kẹta fi nìká then number four wọ́n ni pé aṣahádàtú aṣahádàtú ala akdin nikah the first condition òun náà ni pé kí àwọn èèyàn kan witness that nikah kó mọ́ jẹ́ nikah on sir so hidden nikah ó ti yàbí kó jẹ́ nikah tá a ṣe ń ta kó wà alanan ó ti yàbí àwọn ni pé falayasihu illa bishahidei adlin muslimain so wọ́n ni pé nikah kò lè wà valid àyàfi tá a bá ti rí ṣáhídù méjì tó jọkùnrin ọkùnrin ní o ọkùnrin méjì tó jẹ́ adlin tí wọ́n ṣe kí ni tí wọ́n ní wọ́n ní dédé lára àti wọ́n lẹ́sìn lára wàlà ọ̀dọ́ hiron kwáyé ìta ló wà ó ti yàbí naam tó tó wá jẹ́ mùsùlùmẹ́yìn tó jẹ́ mùsùlùmí méjì bàálìrọ́yìn ẹ̀hán tó jẹ́ kí ni tó ti bàlágà ó ti yẹ báwọn adlẹ́yìn ok tí wọ́n ní adlu so ṣahidai adlin àwọn tó kí wọ́n máa ń ṣe ṣahada pẹ̀lú dédé ó tí àbí tí wọ́n ní fẹ́ ṣàbòsí then àwọn gan fúnra wọn ní adlu lára náà that is wọ́n jẹ́ èyàn tó gbọ́n lẹ́sìn lára ó tí àbí bẹ́ẹ̀ ni sìbà láti rí pé ọkùnrin méjì náà ń sọ yín báyìí òtò ọ̀dá bá ti rọ́kùnrin kan àti obìnrin méjì tó wọlé kò wọlé àbí tá bá ti rí obìnrin mẹ́rin tí wọ́n ti kú ní pé obìnrin méjì ẹ̀kọ́ rárá òun náà wọlé so làbúdà kó jẹ́ kí ni ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin kan àti another man and òun kọ́ ni waliyu. at that point òun kọ́ ni waliyu. so a gbọ́dọ̀ rí pé wàlíyù wà lára àwọn ṣòhádà àbí àwọn ṣahid mú fẹ́sọ̀ jáde ṣòhádà kan ṣòhádà jẹ́ jámù fún ṣahid so ṣahid mú fẹ́sọ̀ kò sí lára àwọn kí náà pé well ìyẹn ìlú ṣòhádà náà ṣe actually ṣá now so the point to náà ni pé Ah, ó gbọ́dọ̀ jẹ́ ọkùnrin méjì tí ò sí lára pé òun gan ni wàlíyù náà so ọkùnrin méjì yẹn ó lè wá láti láti anywhere kì í sinna kó jẹ́ pé bóyá ìyẹn tá a mọ̀ ó ti àbí but kó jẹ́ pé ìyẹn tá a mọ̀ òun ló dáa jù sọ́dà tó bá dọ̀la tó sọ pé ara o àjọ fẹ́ra wa ẹwà ẹwà ṣe bí ẹwà mẹ́gbà tí tí mo fẹ́ ó ti àbí so ọ wá ní pé wàlà òzọ̀ that is adlu yẹn kò báyẹ̀ pé nǹkan tó hàn síta ní nìkalárí ó wá ní pé lè ìnàbí sallallahu alaihi wasallam tó ní gbólóhùn ànẹ́bì tó ní pé la nikaha illa bi waliyyin kò sí nǹkan tó ń jẹ́ nìka àyàfi pé tàbá ti rí wàlíyù ń bẹ̀ àbí wa shahidai adlin bákan náà àti ṣáìdù méjì ọkùnrin tí wọ́n ṣe déédéé tó ń yà bí wa ma na ghayra dhalik fahuwa batil so èyàn tó bá ṣe nǹkan méjì àtọ̀ nǹkan tá a sọ yín báyìí fahuwa batil so ah, nǹkan tó ṣe ń bẹ̀ kò correct ó wà invalid so nìká mi tẹ́ bá ṣe lẹ́yìn eléyìí nìká hùn batil ni ó ti yàbí naam so wọ́n ní pé kọ́ọ́lá tìrìmìdì ìmọ̀mà tìrìmìdì so níbi ah, níbi ìgbà tán mú ah, hadithi wa so wọ́n ní pé kí ni alàámàlú alàhádà so nǹkan tá a fi ń ṣiṣẹ́ ní tàǹtà wà yìí ó náà ní kí ni hadith yìí ni ó tí àbí so nǹkan tá a fi ń ṣiṣẹ́ tá a ń lò níbi ọ̀rọ̀ nìka ó náà ní kí ni hadith ní taka yìí tó àlẹ́ mi ni pé láà nìka ayé labi àti bẹ́ẹ̀ lọ ó tí àbí so ó wá ní pé ìyìn dàta ni ahlil ilm lọ́dọ̀ àwọn àwọn àfa nǹkan tá a fa mọ́ ń lò láti fi ṣe nìka ó náà ní kí ni hadith yìí so yàbí min ashabin nabi inda ahlil ilm min ashabin nabi inú àwọn tó jẹ́ sahaba fún annabi sallallahu alaihi wasallam wa man ba'dahu àti àwọn tó wá lẹ́yìn àwọn ashabun nabi min at-tabi'in inú àwọn tabi'un wa ghayrihim àti àwọn elomina kọlù nǹkan tá mọ́ sọ ní pé kí ni la nikaha illa bi shuhud kò sí nǹkan tó ń jẹ́ nìka àfi tá ti ní àwọn ṣùhádà ń bẹ̀ ti àbí so lóòótọ́ àwọn yìí ó sọ pé àdìsí ah, pé kò nílẹ̀ but in reality àdísì ìrìnlẹ̀ so Sheikh Albani wọ́n ní pé àdísì ìrìnlẹ̀ ó ti báwọn àti àwọn afámi náà bí àwọn tàbí bí Ibn Hibban so àti pé nǹkan tí wọ́n mọ́ lò náà nìyẹn àwọn tó wọ́n jésù tó rẹ́sù ẹ̀sọ̀ àwọn afáànẹ́bí sọ̀rọ̀ afáànẹ́bí nǹkan tí wọ́n mọ́ lò náà nìyẹn ó ti báwọn tó tàbá ṣẹ̀dọ́ pé àdísì ìrìnlẹ̀ àwọn sàbí nǹkan tí wọ́n ṣe náà nìyẹn ó ti báwọn àwọn tàbí nǹkan tí wọ́n ṣe náà nìyẹn àti àwọn míì náà àfáà tó kí wọ́n wá lẹ́yìn wọn ìkẹta mọ́ ṣe náà nìyẹn ó ti yàbí náà so ọwá ní pé واشتراط الشهادة في النكاح احتياط للنسب خوف الإنكار wọ́n ní pé ìgbà tá a ní pé kí ṣahada kó wà níbi nìka kó jẹ́ condition nínú nìka wọ́n ní pé ìdí tàbí ṣe ni pé kí ni torí ihtiyat kí ẹ wà very careful so khawf al inkar torí pé èèyàn lè padà sọ pé ààwò ìfẹ́ o kò fẹ́ mi o but tó bá ti ṣe ìnkárù pé ara ìfẹ́ àbí kò fẹ́ mi so kí ló kù Eh, àwọn ṣùwádà kan níbi náà àwọn ilé òkè wọ́n tọ́ ní pé ó fẹ́ àbí ah, àwọn ṣùwádà ta ni àwọn ṣùwádà a wọn pé ṣé lóòótọ́ wọ́n fẹ́ra wọn àwọn ah, fẹ́ra wọn tó ti tánà nìyẹn àwọn fẹ́ra wọn fẹ́ra ó ti tánà nìyẹn ó ti àbí now then number five the last uh, condition wọ́n ní pé khuluwu zawjain khuluwu zawjain min al-mawani allati tamna'u zawaj so wọ́n ní pé ọkọ àtìyàwó tó wọ́n fẹ́ra wọn wọ́n máa wà free kó níbi gbogbo nǹkan tó lè stop wọ́n láti sọ pé wọ́n lè fẹ́ra wọn so ní àwọn nǹkan mi tó yẹ pé tó bá ti wà lára ọkọ àbí tó bá ti wà lára ìyàwó wọ́n lè fẹ́ra wọn so ó yẹ kán free kó níbi àwọn kìíní so wọ́n ní pé min nasabin ó yẹ jẹ́ kó bóyá nasabu ló fà á that is wọ́n tọ́ mọ́ra wọn àwòsábà àbí sábàbù kan ló fà á wọ́n ní pé bí kíni kàrọ̀dọ́ìn bí rọ̀dọ́ that is wọ́n ṣe kí ni wọ́n jọ mú ọmú kan ó tí àbí àbí ìkankan ló ṣàfà tí ó pé wọ́n ṣà wọ́n tamọ́ níbi ọ̀rọ̀ pé wọ́n mú ọmú kan ó tí àbí àbí wà mú sọ hárọ̀ àbí wọ́n ti jọ fẹ́ wọ́n ti níyàwó níbi kan bí ní síbáyì ọmọ tó jọ́kùnrin fún bàbá tó wá lọ fẹ́ ìyá kan so ọmọ yìí tó dọ́gbìn kò gbúdọ̀ fẹ́ ìyá ìmọ́ so kò báyìí pé bàbá ti padà fílẹ̀ akọ̀dà sọ́nṣọ́ tààlà bàbá ní síbáyìí ó fẹ́ ó fẹ́ obìnrin kan ní síbáyìí bàbá wá ti wá lọ́mọ tẹ́lẹ̀ tó jọ́kùnrin pé ọkùnrin yìí ọmọ yìí àti ìyá yìí mahram ni wọ́n àbí so in this situation wọn lè fẹ́ra wọn lóòótọ́ gbogbo nǹkan tó jẹ́ ṣòrótù nìka ó ti wà nílẹ̀ àmọ́ nǹkan kan wà lára wọn tí wọ́n lè fi wọn wọ́n náà ní kí ni wọ́n jẹ́ mahram ó ti yà mí ẹ̀hẹ́n so nǹkan tán sọ mẹ́rin nìyẹn wọ́n ní pé àbí wẹ̀tìláfù dínì àbí bóyá wọ́n yìí ṣe ẹ̀sì kan ó là nǹkan tó yí pé tó bá ti wà lára lára lára kí náà ń pè lára obìnrin àti bàbá rẹ̀ tó lé wà lára obìnrin àti bàbá rẹ̀ nísìnyí báyìí so ká ní pé nísìnyí ká ní pé ọmọ ó jẹ́ ó jẹ́ mùsùlùmí bàbá wa jẹ́ christian bàbá ò lè jẹ́ wàlíyù ó ti yàbí torí pé ó ti kó sínú nǹkan torí pé àlìfiṣe nìkan yẹn mọ́ so ìṣẹ́láfò dín bọ̀tọ́ wáyé pé bàbá tó jẹ́ mùsùlùmí ọmọ wa jẹ́ kírísítẹ́nì nǹkan ṣé wọ́n lè ṣe nìkan yẹn mú bí ẹ tíra ṣé wọ́n lè ṣe nìkan yẹn ẹ́ so àǹfà ní pé wọ́n lè ṣe nìkan yẹn even though èyí tó kọ̀ rẹ̀ sẹ́gbẹ́ ibi tí mi ṣe sọ ọ́ náà ni pé kí ni wọ́n lè ṣe ó ti yé báwọn so torí pé bàbá wà ní higher position ó ní pé ó jẹ́ mùsùlùmí ọmọ wà ní lọ́wọ́ even though kò kò kò ṣe àlè picture rẹ̀ pé inú kan bá ilé ṣẹlẹ̀ bàbá yóò ti lọ́mọ kó lé tí kò ní lé kó lé ni tọ́ẹ́pẹ́ wà ní wẹ́l mi ò mọ bí ó ṣe yí ní ìbàṣá ká ní pé ní síbáyì gbábi sòríà ní síbáyì ọmọ wá jẹ́ ó wá jẹ́ christian kí ló kú báyẹn man bá dala dènáhù fàtúrú yóò ti kú gan kó tó rántí pé òun fẹ́ lọ́kọ gan àbí ẹ̀hẹ́n so bọ́ka àti àwọn àsìkò bẹ àwọn olùwà ṣẹlẹ̀ so bàbá lè ṣe kí ni ó lè fún ó lè jẹ́ wàlíù fún ọmọ rẹ̀ tó jẹ́ christian àmọ́ the other way around kò possible pé kí bàbá wa jẹ́ christian àbí kó jẹ́ any other religion kí ọmọ wa jẹ́ ẹ̀ mùsùlùmí kò lè ṣe wàlíù fún mọ́ ó ti àbí náà ọwọ́ ní pé wà náhùwì záàlì kamil asbab àti nǹkan tó jọ bẹ́ẹ̀ nínú àwọn reason tó kó lè stop pé kan jọ fẹ́ra wọn ka an yakuna ahaduhuma muhriman bi hajj bí pé kẹ́nìkan nínú wọn kò ń ṣe ihram lọ́wọ́ dájú ó wà ní hajj ẹ̀rẹ̀ pé ní tẹ́yà bá ti ṣe hajj lọ́wọ́ a gbọ́dọ̀ ṣe akdun nikah a gbọ́dọ̀ ṣe àwọn nǹkan tó yí pé yóò mọ̀ yóò mọ̀ lídì sí nikah gan ó ti àbí kí la wá ṣe níbẹ̀ àwa ṣe hajj ni so tẹ́yà bá ṣe akdu lórí obìnrin tó yí pé ó ń ṣe hajj lọ́wọ́ àbọ́kùnrin ó lọ ṣe agdo bí tó yí pé òun dẹ̀ ṣe hajj lọ́wọ́ so nìkan yóò kò wọlé torí pé ó ń ṣe ìrọ́mù lọ́wọ́ báyẹn tó ń yàbí àbí níbi umrọ náà aládìsìn tó lè fà ó náà ní pé kí ni obìnrin tó yí pé ó ń ṣe ìdà lọ́wọ́ ó ti rí báwọn ara wọn nìgbẹ́ pé obìnrin ṣe ìdà lọ́wọ́ kí àwọn lọ bá pé èèyàn fẹ́fẹ́ kí àwọn ṣe agdo time yẹn agdo yẹn wọlé ó ti yàbí àti àwọn kan mìíràn tó yí pé ó wà ní àwọn tíra tí tó gùn so àwọn eléyìí ni àwọn eléyìí ni àwọn ṣòro tàníkà so mo dẹ̀ believe pé ó yé dára bí so mo kò bóyá ó kì ẹjá ka arkanu nìka ká sọ́pù mẹ́ṣọ́ tààlà lórí àwọn question tí mo ní báyìí ó jọ newspaper so wọ́n ni pé arkanu nìka àti sọ̀nkan tó ń jẹ́ arkanu àbí so wọ́n ni pé àwọn arkanu nìka alẹ́tì bí ha kọwàmúhu wà wùjúdùhú hìyà so àwọn àrùkánù nìká èyí tó ṣe pé nìká ò mọ́ ń jó lórí rẹ̀ so ẹ̀yàn pé yóò mọ̀ jẹ́ rúkùnù báyàbí yóò mọ̀ jẹ́ pílà báyàbí nìká mọ́ ń jó lórí rẹ̀ èyí tó ṣe pé kò ní sí nìká wà àfi tí àwọn nǹkan yìí tó bá ti wà ń bẹ̀ òun náà ni kí ni number one alaakidan àwọn méjì tó ṣe pé wọ́n fẹ́ fẹ́ ra wọn ó tí àbí so wàhùmá azawujú wàzawujẹ́tù ọkọ àtìyàwó ó yẹ kán wà available kì í ló bóyá ní ìjókòó kan but aṣáàtìmọ̀ pé ẹnìkan àti ẹnìkan wọ́n fẹ́ fẹ́ra wọn kì í sinra kó jẹ́ pé ìyàwó wà ń bẹ́ o bí mọ́ṣẹ́mọ́ṣẹ́ ní ìbà yìí pé ọkọ̀ ìyàwó dà ìyàwó <laughs> dà tí wọ́n fẹ́ lálà sí ọkọ̀ bóyá kò kúnlẹ̀ nǹkan tí ń sọ ẹ̀dá kọ ọkọ̀ ìyàwó dà gan ló wà wọ́n dà ní pé ó lọ ṣe gangan ọkọ̀ ìyàwó dà ìyàwó mọ̀ kalẹ̀ ni kì í as long as pé a ti mọ àwọn tó fẹ́ra wọn tààyìn ti wà ń bẹ̀ ọ̀rẹ́dì ó yà bí so wàhùmá azawj wà zawja alkholiyan àwọn méjì tó ṣe pé wọ́n free kó níbi mawani uzawaj àwọn tó pèrè sọ́pọ̀ kó níbi nìka bí ìgbàdá ìsọtẹ́lẹ̀ bí pé wọ́n ṣe ìdà lọ́wọ́ àbí wọ́n ṣe hajj lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá ní pé alẹ́tì sábàkọ̀ ti lè ṣàrọ̀tù ilé ìhà yìí tó yẹ pé a ti mention tẹ́lẹ̀ náà ọwá ní pé wà láti ìdìkúrúhá fi bá tèlè muharramat àti àwọn kan wípé pàpàdà mọ́ dárúkọ tàbá ti dé àwọn muharramat àwọn obìnrin tó yí pé haram ní pé ká fẹ́ wọn akọ̀dà máa sọ ìṣàwọ̀ta àlà ilé ti yàbí nọmba 2 wọ́n ní pé al hijabu kọ́ al-ijabu láti aujaba aujaba yujibu ijaban bí bí ah, kí ni bí amana yu'minu imanan ó ti yàbí naam so al-ijab wa huwa al-lafdhu as-sadiru min al-wali ìgbàlápẹ̀ ní al-ijab òun náà ni gbólóhùn tó máa ń wá láti ọ̀dọ̀ so waliyu o aujaba al-act that is ó ti wá jẹ́ ko agdi kó ko kí ni kó exist so i àwùjádahù ó ti abi al-ijab ay al so kò exist tẹ́lẹ̀ wọ́n wá jẹ́ kó exist báyìí ó tí àbí so akudi ò sí eh, wọ́n ní sí báyìí kò sí akudi ní mẹ́tẹ́lẹ̀ eh, nígbàtí tí bá fẹ́ tí bá fẹ́ ṣe akudi àti eh, mo fẹ́ tie knot ó ní nǹkan tí ń ṣe dáadáa àbí so so bàbá ló mú the first knot wá so èyàn tó wáyé pé ó yóò padà gba ìyàwó yóò mọ̀ sí second knot wọ́n ti tie báyìí ó tí àbí so bàbá ló ti àwùjábà akudu yẹn ó ti jẹ́ kí akudu yẹn kó kó exist ní sí báyìí láti pè ní ìjábù ó ti yàbí wàhúwà lafdhu sọ́dìr mina wàlí so náà ni gbónùn tó máa wá látọ̀dọ̀ wàlíyù a ó máa ní ẹkú màkọ́mà àbí èyàn tó pé ó lè dúró nípò wàlíyù bí kíni bí wàkíl wàkílù náà lè jẹ́ wàlíyù that is Baba. èyàn tó gbé ó jẹ́ wàlíyù ó wá ní pé á ah, ìráyè ó yá musa jọba ń ṣe wàlíyù so musa yóò mọ jẹ́ kíni wàkílù fún obìnrin náà ó ti yá àbí so meaning that táwa fẹ́ tó kí ní ẹ̀ gan a sọ pé bàbá grano bàbá wakilu àbí kalọ̀ sí grandfather so wakilu yẹ̀ wọ́n wà ń ó ti àbí so at any point ìtàtà bá ti rí wọlé tó sọ pé eléyìí ni wakilu mi wọ́n náà nìyẹn ó ti àbí náà so bilafdi inkahin out as which so ó wá lo gbólóhùn inkah ai ankahtuki ankahtuka iyaha ó ti báhùn mo fún ah sorry ankahtuha iyaka so mo fún ẹ ní ọmọ yìí gẹ́gẹ́ bí ìyàwó àbí lo kelima at-tazwij ai zawwajtuka iyaha ó jẹ́ kí ni mo fún ọ ní ọmọ yìí gẹ́gẹ́ bí ìyàwó so kẹ́límà ankaha àti kí ni kẹ́límà even though even though àwọn fáàmì ni pé kìí ṣe dandan kan lo kẹ́límà zawaja àbí ankaha ó tí àbí kìí ṣe kìí ṣe ọ̀nà kí lo kẹ́límà pé tí ò bá gbọ́lá bá ń kọ́ bóla ẹ̀ ṣe ó tí àbí tí ò bá gbọ́lá bá ń kọ́ àwọn mìíràn ni pé kó lọ́kọ́ náà ní bó ṣe mọ́ kọ́ fatia but ara kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ so even though the best láti rí kó níbi kìí láfọ́ náà níbi kíni kí ẹ ń lo àwọn kẹlímà ti yìí bọ̀ tí ò bá lò tó bá lò nǹkan míì tó yẹ pé ó ń túmọ̀ pé mo fún níyàwó ó ti tán náà nìyẹn ó ti àbí tó bá lò nǹkan míì tó ń túmọ̀ pé mo fún níyàwó ó ti tán náà nìyẹn bí a ó sọ ìbánisì báyìí tó ìwọ lọ fẹ́fẹ́ Fatima ní pé ni mo fẹ́fẹ́ ọ̀dà nígbà tí mo ti ṣèwádìí mo rí pé ọjọ́ mọ dáadáa so mo ti wá fún ọ báyìí ní gẹ́gẹ́ bí ìyàwó sọ́ọ̀gbà wá ní pé òun gbà ó ti tán náà nìyẹn ṣe ẹ̀yin tẹ́ jẹ́ ṣùwádà ṣe ẹ ṣáà rí pé mo fún àbí bẹ́ẹ̀ ni àárí ó ti ní ẹ̀wọ̀n náà nìyẹn kódà nìkan ò ju five minutes lọ ẹ̀ ti ṣe nìkan náà nìyẹn gbogbo pé bóyá à ń ta tẹ́ǹtì gbogbo àwọn kíní akàn ń wèsì àmàrà wa ni ó ti yá of course èyàn lè ṣe wàlímà àmọ́ nǹkan tó jẹ́ nìkan gan fúnra rẹ̀ kódà kò kọjá three four minutes kò kọjá three four minutes kódà gan lè sáré lọ sẹ́yìn mẹ́ẹ̀ kan sáré ṣe nìkan mẹ́ẹ̀ kò sì kìí ṣe kìí ṣe nǹkan tó le ó ti yẹ bá ẹni ó dẹ̀ máa dó dáadáa ó ti bá bẹ́ẹ̀ èyàn lè ṣe nìkan so but the point ni pé gbogbo lóhun tẹ́ẹ̀ bá lè sọ tó ń túmọ̀ pé mo fún ọ lọ́mọ so òun náà nìyẹn even though the best ni kẹ́ ń lo larabawa táìpì èyàn lè lo ó ti àbí náà ó wá ní pé so alákọ̀ọ́ ni kí ni al-akidan àwọn mìíràn tó wọ́n fẹ́ràn wà bí ẹlẹ́kẹ̀ẹ́ ni kí ni al-ijab that is bàbá ṣe kí ni àbí wàlíyò ṣe kí ni ó àwùjábà rẹ̀ ó ti jẹ́ kí akùnrin kó exist báyìí ṣùgbọ́n ló kù ní pé ká wá táì rẹ̀ àbí tó bóòlá ṣe táì rẹ̀ wọ́n ní kí ni alkobul so kobul yẹn láti wá táì rẹ̀ pítọ̀ àti wá fẹ́ra wa báyìí ó ti yàrí so kí ni alkobul wọ́n ní pé wà húwà lafzu sọ́ọ̀dìr òun náà ni gbólóhùn tó wá látọ̀dọ̀ mina zawj látọ̀dọ̀ kí ni látọ̀dọ̀ ọkọ àwọn máa ń yẹkú màkọ́ mà àbíyàn tó bá lè dúró fún bí wàkílù náà so meaning that a lè ní wàkílù fún tani eh bàbá ká tí wọ́n ní wàkílù fún tani ọkọ náà kódà ga itú ní wàkílù fún obìnrin náà mi ò sọ ẹjá fìyàn kalẹ̀ ẹjá èyí tí mo sọ́ra ọ̀nà ìkíni ti bàbá àti ọkọ ó ti yàbí náà bí láfìdí tó bá lo kẹ́límà kọ̀bílùtù mo gbà gẹ́gẹ́ bí ìyàwó aw rọ̀dí tu hadha zawaj àbí mo yọnu sí ìyàwó yìí ó ti rí báwọn so àwọn fáwọn ni pé kó dúró lórí nǹkan méjì yìí bọ̀ tó bá iṣọ́ tẹ́lẹ̀ tó bá lo nǹkan míì ó ti bá wọn tó ń tọ́ka sí pé ó gbà ó tánà nìyẹn gbà tí bàbá ní pé tọ̀ mo fún ọ ní Fatima gẹ́gẹ́ bí ìyàwó wọn ní pé mo gbà ní ó tánà nìyẹn àbí mo yọnu sí ó ti yàbí wọn ní pé wàhálà buddha mi takọ́ gómìnà ìjáb alalkobol wọn ní pé dandan ni kí ìjáb ti kọ́kọ́ wáyé ná ká tó that is bàbá yóò tún kọ́kọ́ sọ pé mo fún ọ lọ́mọ kó tó wá ní mo gbà so meaning that ọkàn yẹn wá sí pé ah, mo ti gbọmọ yín ara ṣe é fún àbí ẹ̀ fún mi <laughs> so even though tó bá lo ẹ̀kọ́ láti sọ pé mo fẹ́ fọmọ yín ṣe é fún mi tí wàá bá ní pé bẹ́ẹ̀ ni mo fún ọ ó wọlé náà inshallah even though tá a wo bí pé ẹ̀ ń ṣe ti tàkọ́ dùnmù alukọ̀bù before ìjábà bí so oni oni sọ insha ta'ala even though àwọn afáàmì sọ pé ara kò rí bẹ́ẹ̀ but asọ́hí òun náà ni pé kí ni èyàn lè ṣe kọbúl before al-ijab tó àyè pé ó bá làkà bó ṣe gbé kalẹ̀ ó ti bá wọn ó dá kébí tèmi náà sọ yín ìbáyín náà wọ́n ní pé wàbíná àna àlàmà kọ̀rọ̀dá min anna al-mu'tabar في كل العقود ما دلت عليه بالعرف الخاص نقول انه يصح so baba ni pe based on nkan ta sọ tẹ́lẹ̀ nípa pé nǹkan tá a fi mọ̀ bóyá wọ́n ti ṣe ágùdù àbí wọ́n ti ṣe ágùdù òun náà ní orúfù wọn nǹkan tó bá ti mọ̀ ń bẹ̀ ó ti rí báwọn so wọ́n ní pé a sọ pé tó wáyé pé kọ̀bùlù kọ́kọ́ wá ná before al-ijab a sọ pé yẹ̀sí ó wọlé bal innahu waqa'a fi hadithi rajul kódà ga ti rí hadithi kan tó tọ́ka sí pé kọ̀bùlù lè wáyé before kíni alijab òun náà ni ìgbà tí arákùnrin kan sọ fún ànẹ́bí pé zawijniha ó ti rí bá zawijniha ẹ mọ̀ àdísì yà bí kí ni àdísì náà kí no kini ni kí ló fà àdísì ọ̀bùrùkà wá bá nẹ́bí kóhun fẹ́fẹ́ àbí náà kí ló wá ṣẹlẹ̀ anẹ́bà ní pé òun interest àbí èyàn wá ní pé zawijniha ó ti yà bí fakọ́ọ́lì anẹ́bà ní pé kí ni zawajtukaha mo ṣe kí ni mo fún ọ níyàwó bí màmá àkàmínà al-Qur'an nínú àwọn tó nínú nǹkan tó wọn ní nínú Qur'an tó fẹ́ kọ asmahru àbí wọ́n ní pé wà máa wárọ̀dà anna rajul kọ́l kọ̀bí tu àwárí hadisi kan tó ní pé arákùnrin sọ pé mo gbà kò tí yẹn gẹ́gẹ́ bọ́n ìṣọ́ ní ìbà yìí fàhádà dalilu ala annahu idha taqaddama alqawl ala wajhin yattadihu bihi alqabul fa innahu yasih wọ́n ní pé idha nìkan tá sọ ní pé tá a bá ti rí kọ̀búl tó taqaddama tó wá before ijab ní ọ̀nà tó ṣe pé a mọ̀ gbọ́ pé kọ̀búrù náà ni ó ti bá wọn ní pé ó wọlé báyẹn kàmá làwọ́kọ̀ àzáàlì kàbíláfẹ́ tọ́lá so tó bá ní pé zawijni àbí tó bá ní pé ok tó bá ní pé zawijni bàbá wá ní pé zawajtu kàó sánà ni so ní ìbáyìí ìtàkọ́dùnmù alìjáb eh, alìkọ̀búl alìjáb ó ṣẹlẹ̀ yìí báyìí ó ti àbí so èyí tó kọ̀ iná ní pé kí ni a eh, before kí ni so ẹjá ọdún bá ìṣọ́tọ̀ àálá so tó bá ti أمك أو المحرمات نبي النكاح نعم